الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وسلم يبتاتي دون أن يقبي المجتمع الإنساني بحاجة إلى قوة الإيمان ترفع نفسية أفراده على وجه الاستمرار إلى المثل العليا لئلا ترتبط الأفراد بالحاجات المادية والمصالح الشخصية ومما يؤدي إلى الفساد في الأرض ibi ta ti dúnni wípé àwùjọ èèyàn a ní bùkátà sí iman àdìfà ilé àfàágùn lánàá a sàlàyé ọ̀nà oríṣìíríṣìí àwọn ọ̀nà tí imani wa ti fi wík tí imani wa ti fi mẹ́hẹ̀ àdìsàlàyé bèèrè bó ṣe ń jẹ́ ìpèníjà tó lágbára fún wa níbi ọ̀rọ̀ ayé wa ni àti níbi ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wa ni àdẹ̀tún sọ bí ó ṣe jẹ́ ìpèníjà fún wa ní yamal kiyama nígbà tí ẹ bá déwájú ọlọ́run ọba tí ẹ bá rí pé kò sí nǹkankan èyàn ní nǹkankan wájú ọlọ́run ọba wò gbogbo tí wọ́n fayé ṣe asán ni gbogbo ẹjẹ́ sí eléyìí sì ni yóò máa gbé wọ́n ní pé irú imani kí imani lágbára yìí yóò máa ṣàánú high standard individual individual individual oníkálùkù ní standard tó ń preserve oníkálùkù ní pá ah, májẹ̀n debirun kan báyìí ó tako yí máa ní ilé májẹ̀n debirun kan báyìí ó tako ìjọmọlúwàbí oníkálùkù ṣe máa sá oníkálùkù ṣe máa sá ní à ilé yíò wà help society as a whole oníkálùkù wà dàgbà nínú society lẹ́ni tó níkálùkù jọ ń bẹ̀rù ọlọ́wọ́ ọba nípa ìwọ ara wọn oníkálùkù ń bẹ̀rù ọlọ́wọ́ ọba nípa ìwọ ọmọlàkejì rẹ̀ iká ah, kò sì ní da kí wá mú nǹkan ní nǹkan yí láì sọ fún ah agbẹ́dàkùn ẹya mi kí ní òun náà ni látara ìjẹyàn gidi náà àà ah, ẹlọ́mù náà kí wá ló wà ń bẹ̀ ẹlọ́mù oníkálùkù ma bára wọn lò pẹ̀lú pé ah, irọ́ mo fẹ́ bẹ̀rù wọn ọba nípa ọmọ ìyá rẹ̀ kí n sì pé oníkálùkù ó rí ọmọ ìyá lè sáré chítẹ̀ rẹ̀ pọ̀ tàbí dọ̀ so eléyìí wọ́n ní pé kó máa di pé àwọn èèyàn tẹ̀rìtẹ́bìtú al-afrad bil-hajati al-madiyya ọkàn àwọn èèyàn ti wá sopọ̀ máwọn materialistic things àti wà too materialistic in such a way that a níní táwọn owó láyé wa má tó ju dúníà dúníà owó mọ́tò ilé ìgbáàwó kásẹgbá kásẹ gbogbo ẹ̀ débi pé kò ní sí tí ó kàn wá bá ṣe ríṣì ń tán léyìí òun náà ni ó kàn wá eléyìí tí imani ò bá ti símá bí yíò ṣe máa live ní ẹ wal masalih kó máa di pàwọn yíò wà connected máwọn individual benefit ma fẹ́ ṣe nǹkan báyìí normally gẹ́gẹ́ bí èyàn tó rí ẹba pé tó bá ní bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí imani bá ń bẹ lára rẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan yíò wá wò pé ní ìsinmi maslaha méjì maslahatun shaksiyya wa maslahatun amma maslahatul muslimina wal insaniya umuman yíwa wó pé benefit tí máa ní kí n ṣe báyìí èwo ni ó jẹ́ benefit tèmi èwo ni ó wá jẹ́ benefit gbogbo ẹ̀ láwùjọ yóò wá kọ̀ dámẹ̀ yìí tí benefit rẹ̀ fẹ́ jù lórí benefit ẹ̀lẹ́ ara rẹ̀ in tán pè ní pé imani bẹ̀rẹ̀ ara rẹ̀ Allahu akbar àwọn tí bá ní káwò lé ní oníkálùkù tí ẹ bàjẹ́ ọkàn mi àkídà táwọn yẹn fi ń lífìlé nínú tí ẹ bàjẹ́ ọkàn mi tẹni tí ó bàjẹ́ tí ó kàn wọn tó bá padà dá fún ọ̀tán ẹni inú ní jẹ́ kí wọ́n náà gbádùn òun náà padà bá ti ẹjẹ́ náà ni oníkálùkù mọ́mọ́ tí ẹ mú sọ wọlé kíníkan ọmọlọ́mọ tó kí ẹ ń parẹ̀ náà kò ní jẹ́ kọ́mọ tí ẹ náà gbádùn kódà ó lè padà corrupt ọmọ tí ẹ náà benefit àkàmọ́ individual ó jí wá fọ́ débi pé ààrí kankan àfiyèsí so eléyìí dọ́fùl ìmáni wọ́n ní kí lẹ́lẹ̀ máa ń ṣe mimma yuaddi ila fasadi ila al-fasadi fil ard nínú tí mọ́ ń padà lìdì sí ìbàjẹ́ kó fán kálórílẹ̀ gẹ́gẹ́ bó ṣe fán kálórílẹ̀ lé ní tó wá sí ń ké tàn so ìtumọ̀ rẹ̀ normal common sense ó ń sọ fún wa wípé téèyàn bá tó ń lìdì sí nǹkan ọlọ́ọ̀bá mọ́mọ́ ṣe ìrìtìbátù àwọn nǹkan kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá sópọ̀ mọ́ sábàbù al'asibabul kauniya ipe mathalan tẹ bá bu omi gbóná sára lójò yìí ọlọ́run sí omi gbóná ní sábàbul kauni fún ìsọ́ọ́bátùl jasad mathalan so tó bá àsọ́ọ́bá ó ti ní tọ́lọ̀ ti sọmọ pé yóò ṣẹlẹ̀ eléyìí ń pé ààkì ah, hmm, tó bá ti fọwọ́ fà ó ti ní bí ó ṣe rí lú ọ́ ọlọ́run connect ẹ̀ mọ́ra wọn ni tó o bá jẹun ọlọ́run connect ẹ̀ mọ́ kó yó bọ́ o bá mu ọlọ́run connect ẹ̀ mọ́ kó gbẹ̀mọ́ gbẹ̀ lọ báhùn tó bá mú ìdà tó gbé pẹ̀lú a specific force tó gbé kọjá níbi ọwọ́ yẹn ọlọ́run ti connect kíní kan mọ́ nígbàtí mo wá gbé àdá tí mo sé báyìí sórí èyàn mo ní àkílò tó rí ẹ fi bọ́ọ̀lẹ̀ mo wá ń bèèrè àà ah, ah, kílò tó rí rẹ wá bọ́ọ̀lẹ̀ sí orí oríire ò pé orí pé o ti mú sábàbù káwọ́ ní kàwà ti máa ń fà káwà gbé sórí tí ń ṣe wá àwọn rí pé ìbàjẹ́ ṣe wá pọ̀ lórílẹ̀ wá ń complain àà ah, ìbàjẹ́ ṣe wá wà lórílẹ̀ àà orí náà rí tó o ráwọn tó ń fọwọ́ fà látijọ́ tó ń nígbà tó fàáfàáfà tó bá ti yá tó bá ti fàátà kò ní sí tí ó gbé kíní ìdáni yóò jálù olórí ni ó wá ń fa láti jọ òun fa ọ̀njá ọ̀njá ó padà wá wí ó wá jálù olóbi wá ní kí ló tó fi já ó ń sọ level of intelligence wá ní wàláhì ó ń sọ level of ah, bóòlù yẹn ṣe smart sí àti bóòlù yẹn ṣe kódà kíyàn tó gbẹ́sìn yẹ how smart you are because kíyàn gbẹ́sìn ọlọ́ọ̀báyé ó ní connection tó pọ̀ pẹ̀lú orí yẹn pé orí tó bá gbẹ̀sìn orí rẹ̀ gbọdọ̀ pé èyàn ó ti mọ̀ká àà ilẹ̀ ilẹ̀ wá fà tẹ́lẹ̀ fi jálù yìí lóòfin nímọ̀ wà ní àwọn tó wá jókòó síbì kan pé lágbájá ni 40 láà èmi ni 40 because èmi náà fà síbájọ́ ń fà ní ẹwà wọn ibi tẹ́tù wọn gbọ́ ẹwà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wá ń sàdọ̀ fáwọn sàhábà bí ọlọ́mọjọ bá yín láyò ànábì wá ka wọn kan ànábì wá ń fa àwọn kíní àti àwọn tí ó jáde sábàbù ni musábàbù tó bá ti fa ilé ilé ni ó jáde o tó bá ti fa ilé ilé ni ó jáde o tó bá ti fa ilé ilé ni ó jáde o ànábì ní pé ìlú kan ò ní pọ̀ tí zìnà ọ̀pọ̀ sí sí zìnà ọ̀pọ̀ lù ti ti wí kí n ṣe gọ́ọ̀mẹ́ntì báwọn ànábì ní pé ìlú kan wà tí zìnà ti pọ̀ mẹ́ẹ̀ àwọn àìsàn oríṣiríṣi ó pọ̀ ń bẹ àìsàn tẹ́ ẹ̀gbọ́rí tàn bàbá yíò gbọ́rí yóò gbà ọlá gbọ́ kòrónà rí láyé kòrónà sí ẹmọ tán gbé kòrónà before 2020 wọn tó bá yá bóyá rọra ń ka ìwé tó ń kàkàkùkà ló padà lọ kánú ìwé kìníkan kìníkan hiv sáà bàbá babaláwa mọ́ tán jẹ́ lẹ́ń pè ní èdè àìsàn kìníkan àìsàn ó wá pọ̀ àwọn àìsàn kan wà tán bá kọkalẹ̀ fún ó miasis kìníkan ó tó tó yẹyẹ kò níyọ táà ànábì ti jẹ́ yíwa pé ọlọ́run ti so mọ́ kìíní kan ní tó bá ti fà yóò jálù ọ̀ sáà fọwọ́ fa zìnà ni ẹ madúgbù zìnà ti ń lọ lórí ayé tàbá ń rí àwọn repercussions àwa mọ̀ pariwo pé ah no government ni ẹnìkan ní government ò ti bọ́dà ní corona fi wọlé nínú tẹ́yẹn gbọ́ tó pamílẹ́ kó dùngbà smartness ẹ̀ smarty government ò ti bọ́dà ní corona fi wọlé ìgbà tó ń ṣe zìnà tó mọ́ ọmọ ọlọ́mọ mọ́kànlá o mọ́ ń gbà wọn ànábì nílù kan wà tí wọ́n ti máa cheat níbi oṣù wọn ó yẹ kó yagolo mẹ́ta fún ó wà yagolo méjì àtàbọ̀ ó wà fọwọ́ sẹ́yọkú báyìí ó wà sí báyìí ó wà ó ti bó fọwọ́ gbà àbó ti níbo ṣe ṣe ike ó ti ṣe ike ó ti jiná ó ti wá kakó ó ti wá níbo ṣe máa ń yọ díẹ̀díẹ̀ àbí gbogbo wá ṣe ń gbọ́ sí títí oṣù wọn ànábì ní kò sí tí ìbá ṣe pọ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ jẹ́ kí ṣídẹ́tù lè mọ̀ ọ́nà ìgbésí ayé tó fún pẹ́pẹ́ ni wọ́n máa gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà jáwòrò sultan àwọn olórí wọn ó máa kọjá àlàgé sí wọn ẹ̀rí pé mùsùlùmí tó bá mọ́ tó wá sí láyé tó gbìrẹ̀ bá sì pé tó sì mọ̀ bí àwọn asbabun kauniya bó ṣe connect máwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa láyé ẹ̀rí pé yóò tí wọ́n pé àà ẹkọ́kọ́ fún àwọn gọ́ọ̀mẹ́ntì ilẹ̀ owó ẹjẹ́ káà náà stop mọ́ títí bí oṣù wọn ẹgbọ́n yẹn ṣe mọ́ ń take advantage dọ́là tí wọ́n sókè oníkálùkù sáré fàájà rẹ̀ sókè níyì dọ́là tí wọ́n oníkálùkù wà lẹ́jú àwà díjúpa ẹ́pà dọ́là tí wọ́n ṣe dọ́là ló ń tàjà rẹ̀ yóò wà mọ́ fi fún yín lọ́rùn ó ti mọ̀ pé kò sí ẹ́rà náà ni anẹ́bì ti ní pé kò sílù tẹ́tì máa ṣe wù tẹ́yìn náà ń ṣe ẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí náà tẹ́tì máa ṣe tí ó bá ṣe pé ìgbésí ayé òfin pẹ̀pẹ̀ mọ́ wọn bẹ̀ ọlọ́wà tún jẹ́ káwọn olórí tí wọ́n tún ní nìkan ní kí ẹ̀ billion ó kà lọ kò náà ó kà lọ sí sínú ilé náà ní kò náà dáa àwọn gọ́ọ̀mẹ́ntì ń tẹ́ ń ṣe òun yóò mọ̀ ṣẹlẹ̀ àwọn asbáàbù kàwò níyà bọ́lọ̀ sí connect ẹ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́rẹ̀ tó bá jẹun ó yóò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ń ṣe zìná nǹkan báyìí ni ó ṣe yín tẹ́ bá ń ṣàbùsí láàrin ara yín nǹkan báyìí ni ó ṣe yín Ọlọ́run ti connect gbogbo ẹ̀ mọ́ra wọn ó wá gba eléyìí ó wá ní gba eléyìí kọ́ gbogbo lágbà so iman ó ṣe pàtàkì gan innal insana idha lam tattasil wajhuhu bi khaliqiha ṣe wá rí yẹn ni tá wa mọ́ Ọlọ́run ọba tó dá wa ká jẹ́ Ọlọ́run láàrin bá wọ ẹ̀yìn ọlọ́run láàrí bá sùn ọlọ́run náà ní bá wà lórí bá wà ń fètètè ọlọ́run náà lè sẹ́ tẹ́wò bá síbẹ̀ à nígbà àwọn ń takú pé à ní padà sọ́dọ̀ ni zaharat fihi madha'iru ni yóò

òun látún wá ń sá fún òun látún wá ní kí wa rahatun lid-damir inda an-nawa'ib ìrún tún ma ń jẹ́ ìsinmi fún tí ń bẹ nínú wa fún ọkàn wa fún máìndì wa nígbà táwọn nawa'ib àwọn wàhálà ìlà hílò tó bá dé lọ́lọ́fin sọ alladhina yadhunnuna annahum mulaqu rabbihim ọlọ́run ni ẹ mójútó ohun ọ̀stàínù ẹ fi ìmá ṣe sùúrù àti sọ́lá àti ìrun ẹ ma fi ṣe ẹ ma fi wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba ayé ẹ ṣe sùúrù ẹ sì ma mójútó ìrun ara ma lò láti mọ̀ pé Ọlọ́run bá dákùn ṣàánú wa Ọlọ́run òyìn lè fi tọrọ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run wọ́lá pé mo mọ́ ń fi tọrọ lu èyí tó tó ń fọ́lá nǹkan méjì tí ò ní di mẹ́ta tọrọ ọlá nǹkan mẹ́rin tí ò ní di márùn kí ni nǹkan mẹ́rin tí ò ní di márùn kí ni kí ni ò ọlá nǹkan mẹ́fà ò tí ò ní di méje kí ni tí ń dání sọ fún ọbẹ̀ yóò di méje báyìí tààrí ọgbàlẹ̀ àbí wọlá hó hihihi wọlá ha ha ha wọlá hohohu àtàwọn nǹkan mí tí ò lọ́lá gan wọlá kìíní kan wọlá kódà lómi àfáà tí ò ní tí ò sórí kankan tí ò sí kẹ́ àwọn àfáà wo ló rẹ̀ tọrọ wọ́n tún bá débi pé ọlákúnlẹ̀ wọ́lákúnlẹ̀ àgùnkúnlẹ̀ àgbó ẹrin àwọn nǹkan tí ò nídi tó bá kẹ́ ní pé ọlọ́run wọ́lá pé ọlọ́run wọ́lá pé mo máa ń kírun wọ́lá yẹ̀ fi wọ́lá pé mo ń gbìyànjú àti mo kírun gẹ́gẹ́ bọ́ọ̀lọ́ sí ní ákí gẹ́gẹ́ bá nẹbi ṣe mú wá wọ́n kì ń jẹ́ kí ó easy fún yàn láti máa ṣàwọn aburú wọ́n náà wà tí tó ti bẹ̀ sí mọ́ mójútó ohun pé ah ní tí ẹ̀tí ní gbogbo ẹ̀sìn generally mo gbà kí mo wíkì náà alhamdulillah mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ohun ìná gbogbo tó bá ti bẹ̀ sí mọ́ mójútó ohun bó bí mẹ́ndì ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní mọ́ rí mẹ́ndì bẹ̀rẹ̀ sí ní mọ́ kú díẹ̀ díẹ̀ pàákà jùlọ tó bá tún rí bí kírun tí ẹ̀ ti pé àwọn ìrún àlàálà àmọ́ sí láti kan tó bá lọ kírun mẹ́ẹ̀kan ọkàn yóò mọ́ kú sí ni tó kọ́kàn lọ mọ́sálásí kódà tó bá lọ mọ́sálásí pẹ̀lú exercise ló máa gbé lọ àwọn mọ́sálásí kan wà tí èèyàn máa gbà in tó fi ìdé mọ́sálásí ò ju bí ìṣẹ́jú méjì lọ àmọ́ tí ìmọ̀ bá ti ṣe tẹ̀kìrọ́tù lè rọ̀ gbà kó lè bárákà láàkọ́ ó wà máa sa eré eré tó ń sáhùn kẹ́gbó fẹ́ lárákà láàkọ́ o rákà ilẹ̀ kejì ló fẹ́ lé tó ti bẹ́ẹ̀ sí Allahu akbar láàkọ́ ni o ó kí sí òun ka fátíà ní ọkàn gbọ́ Allah in tó kàn mọ́ gbọ́ àjòkó ń bí ìlànà àwọn kírun bìkan ẹnìkan ní tí wọ́n kírun yìí dì ní kí ni di agbọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ̀yin ò kẹfàtí aláàrin rẹ̀ gbà tí wọ́n kí ìdì ní ìdìbò sẹ́ni iléyẹ ìdè Allahu Akbar gan tẹ̀lera wọn ni tí ẹ̀yin tí ẹ̀yin tó bá fẹ́ kẹfàtí alásán ó kéré jù ó lò one minute now ó one minute ó ka mọ́ta yẹ sàrọ ìrún sóbì ní báyìí ó yẹ àtìsẹ̀ ẹkùn tó fagun díẹ̀ mọ́tù fara ní àwẹ́yẹ ìrún júmọ́ àgẹ́ ni ó yẹ kíyàn fago dáadáa ìrun júmà nẹ́fìmọ́ ní pé kódà fútbà gan kọ́lá mọ́ kó mọ́ pẹ́ jù bátọ́kọ́ bá ń kí lágbá díẹ̀ bá ń túsí yóò bá díẹ̀ kí ìrun fútbà kó tún ìrun kó gùn gbà Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ẹ̀yà mọ́ ti pé ó yẹ kí fàtí àbáyìí assalamu alaikum kí ló dé ìrun náà láǹkì kìkín sí ìrun àwọn ọmọ yìí kìkín fi kùsùn sọ́kàwẹ̀ because o le, kírun kọ́kọ́ rẹ̀ balẹ̀ ṣe rí ìrùn tí ma fi kò ṣúsọ kan yà òun nìrún tó sì pé o mú àwọn àríkánù sọ́lá o mọ́ bá sí ma ń dólórí ìrùn o ní bá sí ń dólórí ìrùn ní ọkọ̀ àdẹ́ ṣẹ̀rẹ́ wà kọ́ fí ó wà kàn rẹ̀ lórí ó kàn dólórí náà ní ìpò ah, kú ní bó ṣe dúó tó gbọ́n sẹ́yà tó wà ó wà pay attention ó ní bó ṣe ma follow gbogbo àwọn àríkánù ẹlẹ́yẹ kọ̀ọ̀kan gbogbo àwọn ayé ayé ó ní tó ma ń rí gbogbo ẹ̀ ó wà mọ́ fi ọkàn bá kíké Kùránì àfáwọn lọ ó mọ́ fọkà fọ́lọ́ rẹ̀ tó bá wọn ní Suratul Fatiha lásán tó kó mọ́ sọ́kún ó wà mọ́ fọkàn bá lọ tó má tó wá mú sọ́rọ̀ mí inú lọ àmọ́dùn aláwọ̀ ẹni rí síwájú tó bá ti lọ wọ́n ní pété nìkan bá kírun fáwọn tó bá ka yóò tún wá kàwọn ààrẹ àti kẹtẹ́ ẹ̀gbọ́rí láyé yí pé eh kí lọ́lọ́n tó ń sọ níbi báyìí ah ọlọ́lẹ́n tó bá se báyìí nǹkan báyìí yóò se ẹni tó bá ṣe báyìí àwọn kìíní ẹni ma ń gbé yẹn pé eh eh Allahu Akbar wà mọ́ rí pé tí ń bá lè kú tí ń bá lọ kó sínú wàhálà yìí kí ló kù má fún mi àmọ́ wò tí ẹ̀ lè gbà kẹ́tì ẹ̀kẹ́ rú súrọ̀ ó lè gbà kẹ́tì ẹ̀kẹ́ tó má lè ké kọjá ayà díẹ̀ báyìí ah àfáìsí fagun èmi yíò àlọ́ sáà mọ́sálásí tí lé tó ti pé ìkékúké ìkíkúkí náà kí ń bẹ̀ kódà wọn múra tó pé o lè kírun lẹ́yìn wọn kèrè tó kéèkì fèkí mọ́ àwọn lè yẹ òmọ kankankanú fatia nínú òun lọ kí mọ́ gíblẹ̀ yẹ̀ nínú kọmọ táǹsọ aláàgbà

wọ́n mọ́ wá surprise tó bá gbọ́ pé ẹni ń kọ́ bàbá àdínì nínú àsàlátù mọ́ wá surprise bàbá àdínì kò sí mọ̀ ń pè kò lè pè ń abẹ̀dẹ̀ òsì ní òkè gbogbo yóò lẹ́fì pé ah, ní pé ìrún ọlọ́nsọ̀nù Qur'an salata tanha anil fahsha'i wal munkar ìrún ní ìmọ̀ ń ni báwọn èèyàn wá ń kírun ní gbogbo kọ̀kọ̀ ọkọ̀ bìbàjẹ́ sí ìwọ̀n nẹ́bì náà kí sí ìhun gidi náà kí ni ìhun kásà dá sẹ́yìn ọ̀rọ̀ kọ́lá wọ̀nyẹn kí ni sí wọ́n ń kírun tó ní kùsù ọ̀rọ̀ nínú ìhun tó sí pé tó bá ń kí báyìí ó sì nífẹ́ kò lórí òun èyàn máa ń kírun gbà ń ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní máa kírun òun yẹn ìgbà ló tó máa fíìlì tó máa nínà

wọ́n ni wà sọ̀látù ra'sul qurbat ìrun tẹ́ ń wò wọn o ni olórí ìwà ìsúnmọ́lọ́wọ́ bá wà gbogbo rọ́tù tọ́át oun gangan ni mẹ́lẹ̀ àwọn ìṣẹ́tọ́lọ́run lima fiha min ohun tó bá mójútó dáadáa bó ṣe kó wà rif'ati darajat àti bí ipò yóò sì máa ga sí níwájú Ọlọ́run subhanahu wa ta'ala so ele ni ibi tí mukaddima parí sí ni lórí ọ̀rọ̀ as-sala èyí tó wákù táwa mú ẹ̀yàn mọ̀ yàwà nínú ẹ̀sìn òun náà ni báábùl mawaqit àwọn àsìkò ìrun afẹ́mọ̀ díẹ̀ nípa àwọn àsìkò wo ni àwọn ìrun kọ̀ọ̀kan wọlé so àwagó lè mọ̀ wó fúnra wa eléyìí ṣe pé ó ní kò ní rocket science ibi tọ́lọ̀ ti jẹ́ kẹ́sì Islam simple kò ní kò wá ní kíní kan petrochemical engineer kò tó lè mún in tí wọ́n mọ̀ wó fúnra rẹ̀ ní tó bá rálà tó kún lórí ẹ̀ pé ok àánú lè ní o ó ti nǹkan ti change five kíní kan ni wọ́n wọlé ní òfin yẹ́ pé fóònù pé kódà mọ́ olórí fóònù ah, àfáà wá èèyàn ló ṣe fóònù àwọn kan sì náà ń kó lórí fóònù tó bá rí lórí fóònù náà ó yẹ kí ẹ̀rá tí wọ́n lè confirm àfi báyà mọ̀ tó wà behind the fóònù yẹn àwọn wo náà build the app yìí ṣe bẹ́ẹ̀ ló build the app bí app àgbà àwọn ọgbà build ẹ̀ ṣe bẹ́yàn ni so kí pé èyí nǹkan ló mọ̀ fi gbógun tàwọn ẹ̀bẹ́ lá gbogbo àwọn tẹ́mì láwọn túnmà rẹ̀ ó láwọn ọkọ̀ ẹ̀kẹ́ ní ìsinmi àwọn àníjò àárọ̀ ọ̀sán alẹ́ ó dára tún ní ìyálẹ̀ta kí ta tún ní ègé ìrọ̀lẹ́ òru lágbàwá láwọn tẹ́mì tó pọ̀ṣù báwọn tẹ́mì tó bá mú jù ó ní tẹ́mà ń pè tẹ́mì tí òòrùn bá mú jù ó ní tẹ́mà ń pè kódà láàrin before tẹ́mì asílò tún ní ọkọ̀ tẹ́mà ń before ṣúbí lọ́kọ̀ tẹ́ ma ń gbé àti bí ẹ̀bẹ̀ lọ láwọn àwọ̀kọ́t lè tó ní àwọn orúkọ orísìírísìí tẹ́ ma ń so inṣáàlá a ṣe àlàyé ma tàyà sàrọ́ in tí ó bá rọrùn nínú báàbù yìí an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nípa kawarin lórí ẹ̀sìn rẹ̀ kó dẹ̀ jẹ́ kó yíwa adara sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته